tafriqo nínú báàbù tí a kà káyìn yìí gẹ́gẹ́ bí alfawa asheik muhammad ibn abdulwahab bí wọ́n ti ma sọmaráìsì rẹ̀ fún wa <clears throat> almasalatul ula ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tafsiru ayatin najimi òun ni ìtumọ̀ ayatin bẹnu suratin najim kìnnì náà أفرأيتم اللات والعزى إلى آخر الآية àti sọ fúnra wa ní jẹjọ pé ìtumọ̀ àwọn tí Olúwa dákọ̀ yìí òun ló kọ àwọn òsà tí wọ́n ń sìn kọ́dàká nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tó dé. àthàníyà ma'rifatu suratil amri alladhi talabu nínú ohun tí a rí kọ́ nú ẹ̀kọ́ pàtàkì jùlọ hadithu Abi Waqidin al-Laythi radiyallahu anhu táwọn sọ̀hábí annabi kan sallallahu alaihi wasallam tí wọ́n béèrè irú béèrè kan lọ́dọ̀ annabuwa Muhammad àfáà ni suratul amri kàmà lahum záàtù anwat ah, rúgí táwọn ilé iná ń lọ ọ̀dí rẹ̀ tí wọ́n fi nǹkan kọ́ yìí wà náàbì fáwà náà nígi kan kọ́wùnáhùn lam yaf'alu inú ẹ̀kọ́ taari kọ́mbe báàbù yìí ni pé wọ́n béèrè igi àmọ́ ǹjẹ́ wọ́n se ń táwọn kèbèrè ń se ń bí igi yìí kalla lam yaf'alu ẹnu pé wọ́n kàn béèrè ohun nìkan àsíkèyàn ó béèrè tí ọda nìkan gan magnumon èyàn sí o kò sí o ẹnu pó béèrè pé a egba ń láyé kóhun tí tí ọ̀dá kèése ń tàà mọ́ yíyàn sí o nínú ẹ̀sìn inú tàà asị sí ni pé kọ́dà kéyàn ó béèrè ààyè àbí láti لظنهم أنه يحبه الله أكبر اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط kí ló dé tí wọ́n béèrè pé wà nábì fáwà náà ní igi kan báwọn kèfèrí ti ní igi kan قصدوا التقرب إلى الله بذلك wọ́n rò pé yíò ni ó tún sún àwọn má ọlọ́run ọba لظنهم أنه يحبه wọ́n rò pé báyá ń tọ́lọ́run ọba fẹ́ ni eléyìí ni a fi máa ké fúnra wa láàmà kíra wa ń lọ pé àsá níyàn mé dá èyí wọn làyàn bí ìyà ọlọ́run o ya ọlọ́run rá níyàn wa pé dáadáa láfẹ́ òun làwọn alfáà fi máa sọ fún wa pé dáadáa láfẹ́ ọwà rìn bá nẹ́bì ti rìn sallallahu alaihi wasallam òní wọ́n ń pè ní ṣàrùtọ́ kọbúlẹ̀ làmàl pé yàn bá fẹ́ ṣe nǹkan kan tọ́fẹ́ kọ́lọ́run ọtẹ́wọ́gbà àfikí méjèèjì ó pé oníká ní ọ̀dá tá ń pè ní al-ikhlas ikhlasul amali lillahi azza wa jal ó ṣe pàtàkì púpọ̀ lóòtọ́ kíyàn ó ṣe nǹkan torí tọ́lọ́un káníyàn rẹ̀ ọ̀dá kọmọ̀ ìṣe pé nítorí ayé ní fi ń ṣe kọmọ̀ ìpé torí kọ́ bá àtàwọn èèyàn jẹ́ kọmọ̀ ìpé nítorí òṣèlú káníyàn ọ̀dá ká ṣe nǹkan torí tọ́lọ́un àmọ́ ìjẹ́yìn onìkan tó kàlà òun làfáà ń sọ fún wa ń bí pé àwọn tí wọ́n béèrè igi àníyàn wọ́n dá àwọn rò pé bọ́yá yí wọ́n tún mú àwọn súnmọ́ ọlọ́run àmọ́ ń gbàjí ká máa béèrè irú igi bí ò sí nú lànà nẹ́bì sallallahu alaihi wasallam ilé ìlọ́fà àtà nẹ́bì fi fún wọn pé irú táwọn ẹjọ́ nẹ́bì Musa béèrè ìjálẹ́nà ìlàhán kàmẹ́lẹ́hùn àdìhà ọ̀yàtọ̀ fẹ́ ìtẹ́yìn náà wí torí náà ẹ̀dàkùn gbogbo fi méjèèjì yìí ká tó dìgbà tí ọlọ́run ó dájọ́ èyàn náà lè máa tẹ́sì ara rẹ̀ wo òun ni pé kọ́ ọmọ wo pé sáníyàn mi dá mo ní ìṣètòlútọ́lọ́run ní lóòtọ́ èyí ò nìkan wá tó àbíkọ́ wá béèrè pé irú tọ́lọ́run tí ń ṣe yìí sọ́lọ́run wí bẹ́ẹ̀ pé kéyàn ó sìnwú bẹ́ẹ̀ irú náfílà yìí irú àwẹ̀ yìí irú àdúà báyìí gbogbo orúna ìran ìbádà táa bá ń se àfiká ní mutaba'atun lirrasuli sallallahu alaihi wasallam alkhamisa annahum idha jahilu hadha faghayruhum awla bil jahali àwọn wo ni àbúwá kéde laifi ni wọ́n ni jallana dhata anwat àwọn tí wọ́n rí annabi lójú báyìí nípa sallallahu alaihi wasallam àwọn tí ó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wí fún wọn pa annabi kan wáyé ó sojú wọn síbẹ̀ náà àsínkankan bẹ táwọn náà mà alfáà ní bọ́bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ parí nú àwọn sọ̀hábí annabi tí wọn mọ̀ nkankan faghayruhum awla bil jahli a jẹ́ pé kìí ṣe ebú kẹyàn ọmọ gidi borí àmọ́ pé adúrúbẹ́ ti dàgbà tó yìí ẹ̀ mọ̀ tàwídù adúrúbẹ́ ti dàgbà tó yìí àìbúyàn sí yìí gọ́yìrùhún àwòlá bíljahàlì ẹni tí ọba nẹ́bì láyé láàfún ní ẹskúsì bí ẹni ọba nẹ́bì láyé lọ àmọ́ tí ó jẹ́ dandan ni pé bá bá ti rẹ́ni tí ó mọ̀ kásàlàyé fún bóun náà bá ti wá mọ̀ kọ tẹ̀lé nígbàtí ọba wá tẹ̀lé lánà ọlọ́run àti ma laysa li ghayrihim àwọn tí a ń sọ̀rọ̀ wọn yìí àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam bàbá ní àdálẹ̀ kàtún sà wọ́n ní dáadáa tó pọ̀ níwájú ọlọ́run annabi náà jẹ́rì bẹ́ khairu nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina lẹ́yìn náà kọ́dọ̀ ọlọ́run tún sàdéhùn fún wọn náà al-Qur'anil karimu pé ti forí ẹ̀ṣẹ̀ wọn jìn wọn alwa'adu bil maghfira ọlọ́run sáadé ń pọ́ wọn ó forí ẹ̀ṣẹ̀ jì wọ́n ma laysa li ghayrihim gbogbo ń ta kàkalẹ̀ yìí àwátà ń bẹ láyé ìyàwó nírò opportunity bẹ́ẹ̀ síbẹ̀ náà wá ń kọ́ annannabiyya sallallahu alayhi wa sallam lam ya'dhurhum al'amur annabi ọwá pé ìtànfà ń wínú àwọn sọ̀hábí annabi yìí lahum min alhassanat walwa'adu bil makfirati ma laysa li ghayrihim àmá síbẹ̀ náà ìjọ tí wọ́n bèèrè tí ó yẹ kí mùsùlùmí ó bèèrè ìjọ tí wọ́n fẹ́ wùwà tí ó yẹ kẹni tí ń wí la ilaha illallah ó wù annabi ọ̀wá excuse gbogbo tí ọ bá dá ó kéré ní ọ̀pọ̀ ní kọ̀dá náà nínú òsùn ọ̀tọ̀lọ́un èyí wọn pé aléyìn ò ní dáadáa tó ti ṣe síwájú èyí wọn pa ní èyìn ẹsẹ́ èyàn ọlọ́run àmẹ́lẹ̀ yìí tó ṣe èyí ọlọ́run ọ̀fẹ́ agbọ́dọ̀ wíbẹ̀ òun ni ọ̀jẹ́ ká nẹ́bí ọ̀dákẹ́ wà ilá ànẹ́bí ọ̀bá wo pé adúrú dáadáa tẹ́ ti balirọ́dà aléhìm bẹ̀kọ́ulihìm ẹsẹ̀kẹsẹ̀ lànàbí fún wọlé sí pé allahu akbar innaha as-sunan latattabi anna sanana man kana qablakum faghalladha al-amru bi hadhihi thalath ọ̀nà mẹ́ta lànàbí jẹ́ wọ́n fún mọ̀ pé in táwọn ṣe yẹ́ ọ̀dá o àkọ́kọ́ ni allahu akbar ẹ̀kejì ni pé innaha as-sunan eh ìlànà tó ma nabi adama ń tẹ̀lé lẹ́yìn náà tẹ̀lé yìí ẹ̀kẹta ni látàtàbí àná sánàna mankana qablakum ní kúkúrú ẹ̀kọ́ tarí kọ́ bí eléyìí ni pé kárí ìyàn kó se tí ọ̀dá ń se tí ń se dáadáa bọ̀ tẹ́lẹ̀ dáadáa tí ń se bọ̀ tẹ́lẹ̀ wọn pé á àìdá tó se lónìí at the same time ká sì wá tún kìlọ̀ àìdá tó wá se lónìí òun kò pé á gbogbo dáadáa tí ń se كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا إذاك جعلنا ملينا أريقات النبي قوانو النبي قوانو بكي صلى الله عليه وسلم النبي الناس معاد خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا الناس معاد خيارهم في الجاهلية àwọn èèyàn bí ọlọ́run bá tò wọ́n sí ni ẹ wọ́n sí o khiyaruhum fil jahili anábi ní ẹni ó jẹ́ èèyàn pàtàkì ńgbà jahili ńgbà ìmọ̀kan ó jẹ́ èèyàn pàtàkì ọba lọ́jẹ́ ni olórí lọ́jẹ́ ni àgbàlagbà lọ́jẹ́ ni khiyaruhum fil islam èyí wọn yẹ̀yẹ́ rẹ̀ lórí pó di musulmi àpẹẹlẹ̀ jahili rẹ̀ náà ni ìdáfàkòó bọ́bá ti gbẹ́sìn kìí sí pé òun ní ọmọ wa sọ fún wa pé àwa náà ma gbégún tẹ́lẹ̀ gbọ́dọ̀ gbégún láyé nísìn náà àmọ́ bá ti ní tọ́lọ́n náà láfẹ́ ṣe èyí wọn wá pé káwà pé bàbá sẹ́sìfẹ́ ṣe tọ́lọ́n àkọ̀ságbáyà fil islam idha faquhu bàbá ti gbàgbọ́ yẹ́ ẹ̀sìn tó fẹ́ ṣe tọ́lọ́run ẹ̀ wá ní torí ẹ̀kẹ́ rẹ̀ lẹ̀ bọ́lọ̀n bá gbéga ẹ̀ ní torí ẹ̀kẹ́ kan lábùkù bólúwá bá ṣe kíní bàbá pàlẹ̀ khiyaruhum fil jahiliyati khiyaruhum fil islam ọjọ́ àfáà ni ọjá gbàlagbà ní irú àpọ́nlé rẹ̀ tí tí ń gbébọ̀ náà ìsìláàmù pé á bọ́ kú láre ìdá fàkù ọ̀rọ̀ annabinu sallallahu alaihi wasallam ara ń táwọn alfáà ṣe stembatu ń bí ilé yìí ni pé inzalu nasi manazilahu ẹfà àwọn èèyàn sáyè tí ọlọ́run ọba gbé wọn sí inú ẹ̀rí táwọn alfáà fi múlẹ̀ jáde ni pé kánà nabíyù sallallahu alaihi wasallam yaktubu ila mulukil kuffar ànẹ́bì ń gbàtà ànẹ́bì ń jí sí ọlọ́run ànẹ́bì ní kọ́sìsà ti máa kọ lẹ́tà sáwọn ọba kèfèrí àwọn ọba kíní ọba kèfèrí kódò púpọ̀ wọn ọgbà ìsìláàmù àmọ́jọ́ta ànẹ́bì bá setán jẹ́ ọba kọ lẹ́tà sí wọn ẹ̀píbò lànẹ́bì máa àdírẹ́sì lẹ́tà rẹ̀ ni wọ́n kí ni wọ́n mẹ́ sí kíní ó kọ̀ wọ́n fi ń pè òun lẹ́fìrí ọba alẹ́ kí là nẹ́bí kọ ilá herakil azimir rum min muhammad rasulillah sallallahu alaihi wasallam lẹ́ta yíwá látọ̀dọ̀ muhammad tó dójí sí ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ ilá ọ́nsìn kọ́ síta ni herakil azimir rum ó kìí ti ẹ̀rùn ẹni ó tóbi jù lẹ́ rómù nígbàtí ọkọ̀ ti kí sọ́rọ́nkọ́ ìlà kìsọ́rọ̀ mẹ́lìkì faris gbogbo bí wọ́n ti pè wọ́n nílùú wọn gbogbo lẹ́tà tà nẹ́bí ń kọ ànẹ́bí ń bèèrè irú ẹ̀ náà ní ṣe fi ń ṣe kíni ní fi ń pè wọ́n àwọn alfáà ṣe stemba tó ń bẹ̀ pé àṣẹ́nu súnlá nẹ́bí òun ni ìnzálù náà sí mẹ́nàzílàmù ibi ọlọ́mbá tó àwọn èèyàn sí ẹ̀tọ̀ wọn síbẹ̀ khiyaruhum fil jahiliyyati khiyaruhum fil islami idha faqu ẹnu condition kan tí ń bẹ̀m̀bẹ̀ náà nù a ní pọ̀nyàn lédí ibi pé a wá ní àà sáwọn bàbá ni àẹjá wọn gbé oúnjẹ wọn mọ́sálásí a sọ fún wọn pé akàràmọ́kùnlá oúnjẹ kọ̀sáyé oúnjẹ ní mọ́sálásí o àmìyàn wọ̀ wá pé ẹjọ́ ẹjọ́ ṣe ti gbígbàgbó lẹ́mbọ̀ kọ̀ sọ́gáyà yóò kò sí èmi ni ọba èmi gbogbo ẹ̀ tí ma ń se bẹ́ẹ̀ kọkẹ́kọ́ annasu ma'adin khiyaruhum fil jahiliyyati khiyaruhum fil islami idha faquhu ọlọ́nkọ́ mọ́ṣà sí rọrùn fún wa bẹ́ẹ̀ ká gbọ́gbọ́ye súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ká lè lò ó ká fi lè rí pé àwọn èèyàn ò rí pé kò sí tọ́ dáa tó súnà nẹ́bì sallallahu alaihi wasallam tọ́ì athamina ẹlẹ́kẹjọ al'amurul kabir wa huwa أنه أخبر أن تلبتهم كتلبة بني إسرائيل لما قالوا لموسى اجعل لنا إلها ẹwọ́n táwọn sọ̀hábé yìí wí gẹ́gẹ́ bá bú wá kéde ti rìpọ́tù ẹ̀ kí ni wọ́n wí اجعل لنا ذات أنواط كما لهم ذات أنواط fún wa ní gẹ́gẹ́ bí irú igi tí wọ́n náà ànẹ́bí wá ní òsí yàtọ̀ nínú ẹni ó ní ẹfún wa ní igi àti ẹni ó ní ẹfún wa ní òsà ànẹ́bí ní kúntùm kàmà kọ́lẹ̀t bànú israel ìjàlànà ìlàhàn kàmà lahun àṣẹ innamal àmàlù ẹni ó ní afún onígi àmẹ́ni tó béèrè igi pé torípa fẹ́ máa fi àwọn nǹkan ìjà wa kọ́ ọ̀tọ̀ wọn àtẹni tó ní ẹfún wa lóòsà kò sí yàtọ̀ nù wọn máa innamal a'malu binniyat ìyẹn ni pé àníyàn tí èyàn bá fi ṣe nǹkan ni pẹ̀lú àwọn ilaha torí pé rò wọn bákan náà ni àwọn tọ̀hún ní fún wa ní òsà kan tó pé bílẹ̀ bá fẹ́ dàrú ká mọ́ lọ wí fún pé ẹ̀dàkùn mọ́jẹ kí ní yóò lè lónìí o àwọn eléyìí ní fún wa nígi tó gẹ́ bá bá ti gbé nǹkan ìjà wa kọ bá bá rí a ò ti kú ní nǹkan lásán o kí ní yàtọ̀ wọn àwọn méjèèjì ọ̀fọ̀kan wọn sọ́dọ̀ ọlọ́run mọ́ ọ̀dọ̀ ẹ̀dá tọ́lọ́run ọba dá lókù tí wọ́n ń se kíní tí wọ́n èyàn lè sọ̀rọ̀ tó wọ́n rò pé a kọ́ wá lè tó bá àmọ́ bá jẹ pé láníyàn tó fi sọ bí ìgbà tí àwọn àmì náà ń sọ tó burú jù bẹ́ẹ̀ lọ ní ipò kan náà ni wọ́n wà nínú Islam torí náà anna tolibatahum katolibati bani Israel lamma qalu Musa ij'al ilaha anna nafi hadha min ma'na la ilaha illa Allah wa khafa'ihi على أولئك أن النفي هذا من معنى لا إله إلا الله أسي كي gbà pé kò tún sígi kan tẹ́yàn ó fi nǹkan kan kọ́ tí ó wà tàtàrẹ ní kí nǹkan kọ́ wá lálùbáríkà torípa fi kọ́ igi kan kí nǹkan kó mẹ́jẹ̀ ordinary mọ́ torípa ti gbé lọ bí nǹkan kan àsíkẹ́yìn ó jẹ́nà sí gbogbo eléyìí ń bẹ nínú tó máa kíni láàílá tó máa pé kò sí nǹkan mí ma nánú kò sẹ́lò mẹ́ẹ̀má tó tó jọ́sìn fún àyàfítání àyàfolúwọba allah torí náà eléyìí náà ń bẹ nínú tó máa láàílá illallah